الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد الحافظ ابن رجب رحمه الله تعالى وموابلا يواني نترى ولكن في السلاي pàápàá yìí tó ń jẹ́ ìjẹ́ àjòjì gangan láti fi yé ká mọ̀ pé àwọn onímímọ̀ gangan àwọn gangan ni àjòjì àwọn tí wọ́n mọ̀ nípa sunnah Nabi sallallahu alaihi wasallam tán sì ń lò tán sì الحافظ بن رجب ومو أثر علي رضي الله عنه تصقي الناس ثلاثة أو ينمتني وو عالم رباني المطلاب تنلو إمارة تسنقى وينيمة ومتعلم على سبيل النجاة الويمة تسقين ويمة لا تفي الله لا تفي ولريون تيوفي الله وهمج رراع أتي أوين رتي رتي atba'u kulli na'iqin àwọn tán tẹ̀lé gbogbo ẹni tó bá sáà ti ń dà wọ́n jẹ́ ni yamiluna ma'a kulli sa'ih gbogbo ohun tán bá ti gbọ́ ni wọ́n máa tẹ̀rí lọ sọ́dọ̀ rẹ̀ lam yastabi'u bi nuri al-ilmi wọ́n wá ìmọ́lẹ̀ pẹ̀lú àtùpá ìmà walam yalju'u ila ruknin wathiq bẹ́ẹ̀ Ah, ọlá tí ń bẹ fún ìmà ìlà àǹkọ́ọ̀lù tí tó fán sọ pé ha ha ha iná ha hùnà ní bíbà yóò la'ilman jamman ìmà tó bù háyà wà ń bíbà wa ashara bi yadihi ila sadrihi ó sì fi ọwọ́ rẹ̀ ó fi tọ́ka sí àyà rẹ̀ law asabtu lahu hamala tó wáyé pé lórí musta'milan alata dini lid dunya en tó pé yó máa lo àwọn irinṣẹ́ ẹ̀sìn yó máa lò fún ayé wa mustadhiran bi ni'ami llahi ala ibadi tí ó máa fi àwọn ìdẹ̀ra Ọlọ́run Ọba tí ó máa fi hàn lórí àwọn ẹrú rẹ̀ wa bi hujajihi ala awliya'ihi and ó sì máa fi àwọn ẹ̀rí rẹ̀ ẹ̀rí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó máa ń lò lórí àwọn ọ̀rẹ́ Ọlọ́run Ọba àwọn mo tún rí ẹlòmíì tó ṣe pé òun gbọ́rọ̀ ó sì ń tẹ̀lé li hamalati al-haq ó ń tẹ̀lé àwọn tí wọ́n di òdodo mú la basirata fi ahna'ihi òun ò ní ìmọ̀ tí ó fi lè ṣe yàtọ̀ ní ìgbáyà rẹ̀ yanqadihu shakku fi qalbihi iyèméjì a máa tètè wọ ọkàn rẹ̀ li awwali aridin min shubhatin àbí mo tún rí ẹlòmíì بلذة السلس القيادة للشهوة أو منهوما باللذة أبي مرالو ميتو سيبي أتي الترسين وعدوائي سلس القيادة للشهوة أتي الدسك سك فون إفا نوري أو مغرما بالجمع شيء أبي أن تسيبي أتي الترسين وكيو فكوا يجو شبها أبيهما الأنعام السائمة in tí wọ́n jọjù in tí àwọn ọ̀ràn méjèèjì jọjù òun náà ni ẹranko tán ti túlẹ̀ tó ń já lọ bó ṣe wù kàzálìkà yamutu al-ilmu bí mautu hamili báyìí ni ìmá sí máa ń kú pẹ̀lú pé àwọn tán di ìmọ̀nú káwọn náà máa kankan máa kú allahumma bal a ṣùgbọ́n rárá o kódà gan la takhlu al-ard ilẹ̀ kò tí ó mọ̀ dójú tọ́lọ́ ọba lórí ẹ̀rí pẹ̀lú ẹ̀rí imma zahiran yálà kó ṣe pé yóò gbajúmọ̀ mashhuran tí ó hàn sáyé aw khaifan maghmuran àbí yóò pamá lẹ́yìn tó ṣe pé kò ní hàn li'alla tabtulu hujajullahi wa bayyinatuhu kí àwọn ẹ̀rí ọlọ́run ọba subhanahu wa ta'ala àti àwọn àwíjàre rẹ̀ bá والله الأقلون عددا أو نكرج نيونكا والأعظمون عند الله قدرا أما وني ونيجو وسنيه بجلد الله يحفظ الله بهم حججه الله بما في وصو عن وجريرني الله بما في وصو قرآن الله بما في وصو سنة وبيناته أتنوى على يره حتى يودي يودعوها نظراءهم تتتون في بيفون يلوعون يتدى بيتهم ويزرعوها في قلوب أشباههم wọ́n sì gbìn sí ọkàn àwọn èèyàn tó dàbí ti wọn hajjama bihimul ilm ala haqiqati albasira ima ó tì wọ́n lọ sí bí òdodo tán pè ní àmàdájú wa basharu ruhal yaqin wọ́n sì jẹ́ kí wọ́n jẹ́ mastawhasha minhu aljahilun in tó ti kọ́ àwọn aláìmọ̀kan àwọn kàkún àjòjì wa sahibu dunya bi abdani arwahiha wọ́n ni wa sahibu dunya àwọn ní láyé yóò arwahuha muta'alliqatun bil mahalli al'ala ṣùgbọ́n ẹ̀mí wọn ó so papọ̀ máa yìí tó ga jùlọ ni ulaika khulafa'ullahi fi ardi àwọn eléyìí gangan ni olùrọ́pọ̀ Ọlọ́run ba lórílẹ̀ wa du'atu ila dinihi àwọn ni wọ́n sì ń pèpè sí ẹ̀sìn ba ha ha shauqan ila ru'yatihim èmi ń jẹ́ran láti rí wọn insarif idha shit ma lọ nígbà tó bá wọ́ athar yìí ni alimamu ibn rajab ibn rajab alhambali na fi na gbé sí ìbẹ̀rẹ̀ báàbù taqsimu hamalati al-ilm tí wọ́n gbà látọ̀dọ̀ kumail ibn ziyad tó ń gbà látọ̀dọ̀ ali radiyallahu anhu al-hafiz ibn rajab wọ́n tẹ̀síwájú wani فقسم أمير المؤمنين رضي الله عنه حملة العلم إلى ثلاثة أقسام وني أمير المؤمنين علي ولقوا عن وتقبي مداني وقوا سمتا قسم هم أهل الشبهات àwọn àrán kan tó sì pé àwọn ọ̀ràn àwọn èèyàn ìrújú ni wọ́n wa hum man la basirata lahu min hamalati al-ilmi àwọn ni ẹni tó sì pé wọn ò ní àgbọ́yé nínú àwọn tí wọ́n di ìmọ̀mú yanqadihu shakku fi qalbihi a iye méjì ó máa tètè wọ ọkàn rẹ̀ eléyìí ṣe ìpín aláwọ̀kọ́ tí wọ́n fi ti sọ́dọ̀ àlíyò kéèsè alimu rabbani muta'allimun aráwọ̀ èyí tó wà ń sálẹ̀ ni in tó fi sí pa ní bùkátà sí ọ̀rọ̀ òun rí ẹni tí yóò gba ìmọ̀ yẹn ó wá bẹ̀rẹ̀ sí dákọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn tó ń rí tó fẹ́ gba ìmọ̀ òun ni al-Hafiz ibn Rajab náà sára yìí báyìí wọ́n ni faqasama amirul mu'minuna hamalat al-ilmi ila thalathati aqsam wọ́n ló amirul mu'minin ó pín àwọn tí wọ́n di ìmọ̀ mú ó pín wọn sí mẹ́ta qismun hum nínú àwọn tí di ìmọ̀ yanqadihu shakku fi qalbihi iyèméjì a máa wọnú ọkàn rẹ̀ bí awwali aridin mina shubha ní àkọ́kọ́ gbà tí ìrújú bá yọ báyìí ẹsẹ̀kẹsẹ̀ náà ni iyèméjì wọnú ọkàn rẹ̀ eléyìí sì máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àmì èèyàn tí wọ́n ti ṣàlàyé àwọn èèyàn àwọn nǹkan fún nínú pé ah, manhaji ni manhaji ni kankan mú shubha ẹyọ kan dé báyìí yóò sì da gbogbo tó ti mọ̀rú àmì èèyàn tí àgbọ́yé ọ̀rọ̀ àwọn àfáà ó ti gbọ́ ó ti gbọ́ tán bá kàn mú ṣubúhà kan wá báyìí yóò sì dá gbogbo tó wà lọ́kàn rẹ̀ rú eléyìí irú àwọn èèyàn bẹ́ẹ̀ nìyẹn ní tó fi ṣe pé má rò kó àwọn sálàfù lọ àwọn sálàfù àwọn ẹni eré tán àwọn bídà tán bá wá síwájú wọn wọ́n fi ọwọ́ Yunus nígbàtí ọmọ wọn tó wà níwájú wọn tí ó ń bídà ń sọ̀rọ̀ wọ́n dé tí wọn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn salaf alimamu muhammad ibn sirin alimamu sufyan àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn salaf rere èyí jẹ́ kí ìrújú kó wọnú ọkàn rẹ̀ rárá má gbọ́ má ti ẹ̀ gbọ́ rárá ìwọ ló fẹ́ ṣe rọ́dù fún ni kí tó fi ń gbọ́ wọ́n ni fata'khudhuhu shubhatu mọ́ gbọ́ pé ẹ eh, kí wọ́n náà rárá mọ́ gbọ́n tó fẹ́ sọ mọ́ gbọ́ òdodo ibi tó ti ń gbọ́ òdodo yẹn wọ́n mọ́ sàlàyé gbogbo àwọn nǹkan tó ń sọ fún wọn gbogbo àwọn òrújì yẹn fún wọn ibẹ̀ ló ti gbọ́ yé wọ́n ni fata khudhuhu shubha wọ́n ni shubha a máa mú irú ẹni báyìí fayaqo fil yóò wà nínú iye méjì wa shukuk àti ìmá doubt àti ìmá ní iye méjì yóò wà nínú ìdààmú ìdáka ìró ma lọ yóò ma bọ̀ kò ní kò ní kò ní wà lójú kan wà ṣukúk bẹ́ẹ̀ sì ni yóò ma wà níyè méjì yóò ma òkúyá ṣe ká ṣe ni ó dà pé hajjúrò lè ṣiṣẹ́ lásìkò ti wà yí tó tọ́ fáwọn bí dáa ah, ó túnmọ̀ tó ń dà kó fẹ́ ṣiṣẹ́ ìwọ́ ló ń kó bára rẹ̀ alhafiz ibn Rajab tẹ̀síwájú pé wàyá kúrújú min ni ah ẹni tó sì ń pe gbogbo àwọn èèyàn àwọn gbogbo bídà kéfèé yìí náà òun náà lè lẹ́rìí o òun lòdòdó òun kọ́ lòdòdó wọ́n ni wa qasamahum ahlu shubhat wa qismun wọ́n ni al-Hafiz ibn Rajab sọ pé wa qismun àwọn ìpínmi wà ní tí Ali yìí pín radiyallahu anhu tán lọ fi ti sọ́dọ̀ Ali yìí pín àwọn irú àwọn èèyàn tó máa ń wá ìmà irú àwọn èèyàn tó fẹ́ tán ní ìmà tó pín wọn sí wọ́n ni wa qismun ó ní ìran mí o hum ahlu shahwat ẹ̀rí inú àwọn tó jẹ́ olùmọ̀ àbáwọn tó ń wá ìmọ̀ àwọn tó ti pé àwọn onífẹ̀ẹ́nú burúkú ni wọ́n wa hadduhum naw'an ìpín táwọn wá ìpín nǹkan méjì náà ni ahaduhuma aláwọ̀kọ́ man yatlubu dunya náà nawaan wọ́n ní àwọn àwọn tó ṣe pé àwọn míì tó ṣe pé wọ́n wá ìmọ̀ àbọ̀ tó jẹ́ olùmọ̀ tó ṣe pé àwọn ahlu shahwat àwọn onífẹ́kúfẹ́ ọkàn ni àwọn nǹkan tó kàn máa ń fẹ́ àwọn nǹkan burúkú àwọn nǹkan ẹ̀ṣẹ̀ àwọn nǹkan báyìí làwọn máa ń fẹ́ àbáwọn tó ṣe pé àwọn nǹkan tó ṣe pé nǹkan tó tọ́ náà ni ṣùgbọ́n ó ń sẹ́rí wọn kó àbí wọ́n ń gbọ́lá fún àwọn kìíní yẹn lórí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí sì pọ̀ lásìkò wa àwọn tó ṣe pé wọ́n ń fi ìmà wàláhì ìmà ìmà tí yẹn lọ kọ́ ní jami'a ìsàmíyà Allahu akbar kíyàn sí dé ah Allahu akbar fala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin wani wa qismun àwọn ìpín kan hum ahlu shahwat àwọn kan tó yẹ pé àwọn ní ìfẹ́kúfẹ́ ọkàn ni wọ́n wa hadhuhum naw'an wọ́n ní ìran méjì ni wọ́n ahaduhuma man yatlubu dunya bi nafsi al-ilmi ẹni tó ṣe pé òun fi ayé ó fi ń wá yìí man bu dunya ẹni tó ń wá ayé yìí pẹ̀lú ìmọ̀ wọ́n pọ̀ gan láwùjọ wa wọ́n pọ̀ gan irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà máa ń ka àwọn position kún dakatirọ̀ parafisa àtàwọn oríṣiríṣi àwọn òpó tó máa fún wọn ní ayé irú àwọn bẹ́ẹ̀ máa gbogbo àwọn káláwọn certificate ayé kí wá ní gbogbo yẹn túmọ̀ sí gbogbo yẹn ò túmọ̀ sí kankan lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kìí sí tíyàn fi mẹ́ntó wà lórí òdodo nìyẹn so àwọn tí wọ́n ń wá ìmọ̀ nítorí ayé wallahi wọ́n pọ̀ gan wọ́n pọ̀ gan ní àwùjọ wa gan in tó sì sọ yóò sọ irin ìmà di ẹni iṣẹ́ tí ó ma fi wáyé ìmà kó ha Qur'an kó ha àwọn kútùbù hadith kó ní àwọn ijazat kó ní àwọn ashahadat in tí ó ma fi gbogbo àwọn kan báyìí wá bí ipò yóò se ga sí láyé ni bọ́n ṣe tún fún ní ipò kan báwọn ẹni yóò ṣe recognize rẹ̀ bọ́n ṣe recognize rẹ̀ níbi báyìí gbogbo àwọn kan táà ma fi ìmá wá nìyẹn tí wọ́n wá tó wá ṣe pé wọ́n a mọ̀ yá àìsìn pátápátá bó lè ẹsẹ èyàn sí ìran kan pé ẹni tí ń wá ayé kò ní sọ pé ká má bọ̀ ń bí dáa sí bó lè yàn sí fẹ́ràn kan pé ẹni tí ń wá ayé ò ní sọ pé kí ẹ bọ̀ ń bí dáa kò pọ́síbù ọlọ́run máa fún àwọn tí wọn ò tẹ̀lé tiẹ̀ àbáwọn tí wọ́n yapa tiẹ̀ ní ìgbà míì so a sì mọ̀ pé tó pọ̀ jù ní àkókò tiwa nìyẹn tó ṣe pé àwọn tí wọ́n ní kódà súlùtọ̀ ẹ̀sìn gan súlùtọ̀ ẹ̀sìn tó ṣe pé tí wọ́n bá fẹ́ gbé sórí lákà omi èèyàn pé a sóltọ́ ìsìn ọwọ́ àwọn tó wà lórí òdodo ni ọlọ́wọ́ bá ga tó mọ́ fún ẹni tí ò tún ṣe ti ẹ̀gán gbà mí àwọn tó ń yapa ti ẹ̀gán sóltọ́ ẹ̀sìn ọlọ́wọ́ bó tún gbé e fáwọn tí tó ń yapa ti ẹ̀ wa ta'ala ló máa ṣe nǹkan bóòlù yẹn ṣe wá náà kàn pé ẹni tó yí pé ìmọ̀ tó ń wá kó bá fi gbajúmọ̀ ni kó bá fi tàn ká ni kí wọ́n bá àníyàn tí wọ́n fi ń wá ìmọ̀ òun ni pé yíò gbé súnnà Nabi sallallahu alaihi wasallam ga lódodo tí yíò sì ní compromise kankan náà rẹ̀ pátápátá in tó bá rọrùn láti ṣe papọ̀ lèyìn sẹ̀wá ṣe papọ̀ kìí ṣe pé èyí ó mọ̀ sí àwọn nǹkan yíò agbé súnnà sẹ́gbẹ̀ in tó bá tako súnnà èyí ó àmọ́ bẹ́ndì súnnà fún ara kìí Nabi sallallahu alaihi wasallam nìyẹn kìí ṣe tí ń tẹ́sẹ̀lé súnnà nìyẹn Al-Hafidh Ibn Rajab wọ́n tẹ̀síwájú pé wàsáàni ìran kejì nínú àwọn tó ṣe pé àwọn ìfẹ́kúfẹ́ ayé làwọn lé man hammuhu jam'u dunya ẹni tó sì pé kóhun kó ayé jọ òun náà ló wà lẹ́mí rẹ̀ waktinazuha àti pé kí ó kó dé pamá kó lọ kó pamá waddikharuha àti kó dìbà rẹ̀ wa kullu ulaika gbogbo àwọn eléyìí o laysu min ru'ati din àwọn òsí nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ fún ẹ̀sìn wa innama hum kal an'am àwọn dà bí ẹranko ni wa lihadha shabbaha ta'ala ìdí tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi sàkàwé tó fi jọ man hamala taurọ ẹni tó gbé taurọ thumma lam yahmilha lẹ́yìn náà ó wá gbàgbé rẹ̀ ó gbé jù sílẹ̀ kò fi síṣẹ́ sí bilhimar Ọlọ́run bá fi rọ ẹni bẹ́ẹ̀ Ọlọ́run bá fi jọ kẹ́tẹ́kẹ́tẹ́ yahmilu asfaro alladhi yahmilu asfaro kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé àwọn tírà sẹ́yìn àwọn ìwé sẹ́yìn ọlọ́run bá fi irú àwọn bẹ́ẹ̀ ọlọ́run bá fi wọ́n jọ kẹ́tẹ́kẹ́tẹ́ wa shabbaha alima su ọlọ́run bá sì fi olùmọ̀ burúkú alladhi salakha min ayati llah tó yẹ gẹ̀rẹ̀ kó níbi àwọn ayé ọlọ́run bá wa akhlada ila al-ard tó sì yẹrẹ yẹpẹrẹ ara rẹ̀ lọ débi pé ó fi yẹpẹrẹ ju ilẹ̀ gan lọ wattaba'a hawa bilkalib ó sì ń tẹ̀lé àkọ́sùl an'am nínú àwọn ẹranko tán yẹpẹrẹ jù ní kò jọ bí àwọn èèyàn tí fítọ́rọ̀ àwọn ọlọ́wọ́ bá ti dárú tí wọ́n sì gbé ajá ga lónìí ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú àwọn ẹranko tọ́lọ́wọ́ bá yẹpẹrẹ jù nínú Qur'an tọ́lọ́wọ́ bá fi wọ́n jọ injí ò dára rárá òun ni ajá wà ń bẹ̀ tó yí pé ọlọ́wọ́ bá fi àwọn èèyàn tó burú jù ọlọ́wọ́ bá fi wọ́n jọ ajá àti nínú súnà nabi sallallahu alaihi wasallam tó yí pé tí a nabi sallallahu alaihi bá fẹ́ fi yàn jọ ajá àwọn nǹkan burúkú là nabi máa fi yàn fi jọ ajá kò ju àwọn àwọn tó ń gbé ajá ga lónìí tó fẹ́ gbé ga ju èèyàn gan lọ àbí kán gbé sí ipò èèyàn kẹ́ sì ká ajá kún pé yíwà pé bájá bá sọnù yíwà pé èèyàn sọnù ni wọ́n ni wàlìhìmáàrù wàlìkẹ́lìbù wàlìhìmáàrù àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti ajá nínú àwọn ẹranko tó yẹpẹrẹ jù ní wà adallu sabila tó sì sọnù jù ní ọ̀nà wàlìkísmù nínú àwọn tó di ìmọ̀mú alákọ̀ọ́kọ́ ìran alákọ̀ọ́kọ́ lẹ́yìn sọ́hìbù ṣubha ìran ẹlẹ́ẹ̀kejì sọ́hìbù ṣahwa ìran ẹlẹ́ẹ̀kẹta alqismu thalith min hamalati al-ilmi ìran ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tó di ìmọ̀mú hum ahluhu àwọn gangan ni àwọn ẹni ìmọ̀ wa hamalatuhu àwọn náà sì gbé dání wa ru'atuhu àwọn náà sì sẹ́fún ẹ̀sìn wal qa'imuna bi hujajillahi wa bayyinati àwọn ni wọ́n gbé dání وذكر أنهم الأقلون عددا أسي داكو بي أواني عند الله قدرا أني مو تبجو ني لدى رابا يعني ما يا أواني يغنانو مو ني بني الله سبحانه وتعالى لسيبه tó bá yẹ pé àwọn èèyàn wọ́n wà lórí ẹ̀sìn ni wọ́n wà lórí ẹ̀sìn òdodo ni àwọn ẹni ni ò bá ní ìjù ṣùgbọ́n tó fà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọn wà lórí ẹ̀sìn òdodo gẹ́bí alimọ́bìn Rajab gẹ́bí wọ́n ti ṣe sàlàyé síwájú tẹ́lẹ̀ ìṣàrọ̀tàn ila qillati hadha al-qism ọlọ́wọ́ bá ń tọ́ka sí bí ìpín yìí bó ṣe kéré wa gurbatihi asar yìí ń tọ́ka sí bí ìpín yìí bó ṣe kéré wa gurbatihi min hamalati ilmi ní pé wọ́n sì kéré gan nínú àwọn tó jẹ́ onímímọ̀ eléyìí وني وقد قسم وقد قسم الحسن البصري رضي الله عنه حملة القرآن وني الحسن البصري وني هنا تكبين عواتنا مو قرآن داني عواتنا بي قرآن داني إلى قريب من هذا سي إكمن تصم إلينا إلى قريب من هذا التقسيم سي من تصم إلينا الذي قسمه علي رضي الله عنه tí ó súnmọ́ ìpín tí Ali radiyallahu anhu tó pín àwọn olùmọ̀sí lè hamalati al-Qur'an al-Hasan al-Basri ó ti pín àwọn tí wọ́n di Qur'an mú ó ti pín wọn síbẹ̀ qala al-Hasan wọ́n ni al-Hasan sọ pé qurra'ul Qur'ani thalathatu fayata'akkaluna bihi òun ni wọ́n fi ń jẹ òun náà sì na fi ń rere wa sinfun àwọn ará kan qamu aqamu hurufa wọ́n gbé àwọn harafi rẹ̀ wọ́n gbé e dúó ó túnmọ̀ pé wọ́n máa ń ká dada wa dayya'u àwọn ala Qur'an wọ́n fi ráre àwọn tí wọ́n máa ka tí wọ́n máa àwọn ayati Qur'an tí wọ́n sì ní múlò wastatalu bihi ala ahli biladihim wọ́n sì fi jẹ gaba lórí àwọn aráàlú wọn wàstánàdù bíhì lè tọ́lábìl wìláyà wọ́n sì gbáralé láti máa fi wá àwọn ipò aktharo hadha ad-darb min hamalati al-Qur'an àwọn ìpín ó ti pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ oní Qur'an wallahi bẹ́ẹ̀ sí ni àwọn ìpín ti pọ̀ nínú àwọn tó jẹ́ oní Qur'an la katharahum Allah kọ́nà wà kọ́mọ̀ jẹ́ kan pọ̀ mọ́ irú àwọn àdọ́ àbáyìí ó pọ̀ lẹ́nu àwọn salaf tí ma ń ṣe fáwọn bídá àti àwọn tó ma ń yapa tọ́lọ́wọ́ bá èyí ni hum kathirun la katharahumullah wọ́n pọ̀ gan kọ́lọ́wọ́ bá kó mọ́jẹ̀ kan pọ̀ mọ́ wà darbun àwọn àpíkà amadu ila dawa'il qur'an wọ́n lọ sí bí àwọn ìwòsàn tó wà ní qur'an fawada'uhu ala da'i qulubihim wọ́n gbé lórí àwọn àìsàn tó wà lọ́kàn wọn farakadu bihi fi maharibihim wọ́n ma ń ka ní àwọn yàrá wọn mihrab maharib uh, uh, jamu uh, mihrab yẹn wàhánu bihi wàhánu bihi buranisahum wọ́n sì máa ń sunkún wọ́n máa ń wu wọ́n máa ń wu pẹ̀lú Qur'an lábẹ́ àwọn aṣọ wọn tó máa ń dàbúra wọ́n ni wastash'aru al-khawfa àwọn ẹni yìí wọ́n sì wọ́n jẹ́ni tí ìbẹ̀rù ti bò wọ́n rú wartaddu alhuzna wọ́n sì jẹni tó ṣe pé wọ́n borí ìmá banújẹ́ faulaika alladhina yusqi Allahu bihim al-ghaytha torí àwọn ilé ni Ọlọ́run bá subhanahu wa ta'ala ló fi ń sọ òjò kalẹ̀ wa yansuru bihim ala al-a'da Ọlọ́run bá والله والله الحسن البصري ابو لاكوي بل ولا باو لهؤلاء الضرب اني اوا ان يو من في حملة القرآن انو اوا تودي قران مو عز من الكبريت الاحمر وني ولا جو كبريت الاحمر الكبريت الاحمر آه الكبريت ورا نكني الكبريت جولد الكبريت ونكني آه جولد فاولاهي الضرب وني أوانا يو في حملة القرآن إنه أوانا جوني قرآن أعز من الكبريت الأحمر وني ju red gold lọ wúrà pupa bó ṣe mọ́ wọ́n bó ṣe máa ń jẹ́ in tó wọ́n tó sì tí owó rẹ̀ sì máa ń ga yẹn tó sì máa ń ní ìyẹn wúrà pupa wọ́n ní ìjú lọ bayna qura'il Qur'an láàrin àwọn tó ń ka Qur'an láàrin àwọn tó jẹ́ ah, olùka Qur'an fa akhbara al-Hafiz Ibn Rajab sọ pé الحسن البصري اون فون نيرو ان هذا القسم ني بي يكين وهم قراء القران ني بي اوان نينو اوان تون كا قراني جعلوه دواء دواء لقلوبهم wọ́n jẹ́ kí Qur'an kó jẹ́ ìwòsàn fún àwọn ọkàn wọn fa'athara lahumul khawfa ó wájí kí wọ́n ní ìbẹ̀rù wal huzna àti ìbànújẹ́ nípa wa ta'ala min al-kibriti al-ahmar wọ́n sì ní ọlá ju red gold lọ bayna qurra'il Qur'an láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn tó máa ń ka Qur'an min sifati hamalati al-ilmi al-Hafiz ibn Rajab wọ́n fẹ́ tẹ̀síwájú láti máa sàlàyé atharu alayhi ṣùgbọ́n wọ́n máa mọ́ abala míì wá tí wọ́n pe àkọlẹ̀ rẹ̀ ní lẹ́yìn bàtán ti sàlàyé ìran àmẹ́ta tí wọ́n jẹ́ olùmọ̀ irú àwọn olùmọ̀ mẹ́ta lèyìn ó rí láwùjọ lẹ́gbà tán ti sàlàyé rẹ̀ wọ́n fẹ́ sàlàyé pé àwọn tó jẹ́ olùmọ̀ gangan kí láwọn àròyìn tí ó máa bẹ fún wọn wọ́n ni wa wasafa amirul mu'minin wọ́n ni amirul mu'minin ali radiyallahu anhu ó ròyìn hadha alqisma àwọn ọ̀ràn yìí min hamalati ilmi nínú àwọn tó ìmọ̀ ó tì wọ́n tí wọ́n bá ní hajjama kí wọ́n rọ́bù nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀ náà ń pè bẹ́ so tí wọ́n bá ní hajjama kí wọ́n sáré rọ́bù nǹkan náà ń pè ní hajjama ó ní hajjama bihimul ilm wọ́n ní ìmà ó ti wọ́n ala haqiqatil basira lọ sí pàápàá tán pè ní understanding gangan wa ma'na ó ti wọ́n lọ sí bí èròǹgà tó ga jùlọ وهو معرفة الله وناني دا رابا ما فخافوه وابرور وأحبوه وسي نفي رابا so ìpayọ̀ ọlọ́ọ̀bá àti ìfẹ́ ọlọ́ọ̀bá òun ni ìyẹ́ méjì tí ẹrú ma fi ń là nígbàtí ó bá rí pé òun ti fẹ́ máa tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ yóò payọ̀ ọlọ́ọ̀bá nígbàtí ó bá rí pé ṣètọ́nù fẹ́ jẹ́ kóhun ma jákàmù yóò nífẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala hatta sahula dhalika alayhim títí tí ó fi rọrùn fún wa títí tí ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala àti ìmọ̀ òdodo ìtí tó fi rọrùn fún wọn kàmáàmà tààsàrọ̀ ala ghayrihim gẹ́gẹ́ bó ṣe lè fún àwọn tó yàtọ̀ sí àwọn falam yasil ila ma wasalu ilay àwọn òdé ògóngó bí táwọn dé àwọn òdé ògóngó bí tí àwọn olùmọ̀ olódodo yìí àwọn òdé ibi tí wọ́n dé àwọn ẹlòmí nú wọn àwọn ẹlòmí nú àwọn èèyàn àwọn òde bí ọgóngó táwọn dé wọ́n ní mimman waqafa ma'a dunya nínú àwọn tó sì pé àwọn dó ti ayé lọ́rùn ni wa zinatiha àti àwọn ọ̀ṣọ́ rẹ̀ wa zuhuratiha àtàwọn yoyo rẹ̀ wàgtàrù biha wọ́n sì gba àti títóbi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa ijlala àti gbígbàngbà ọlọ́ọ̀bá wàstàlánù mastawara minhu al-mutrifun àwọn nǹkan tí àwọn ẹ̀yìn àṣejù tán mú lé tán mú kókókó àwọn sẹ́rọ̀ fa inna al-mutrif al ẹni tó sì pé ó dó ti ìfẹ́ ayé yìí ni àwọn ìfẹ́kúfẹ́ ayé yìí alayhi tarku ladhatiha ó máa ń le fún wọn láti fi àwọn adùn rẹ̀ lẹ̀ wa shahwatiha àtàwọn ìfẹ́kúfẹ́ rẹ̀ li'annahu la 'awda 'indahum min ladhati dunya idha tarakaha torí pé kò sí nǹkan míì táwọn lè fi rọ́pò rẹ̀ kò sí nǹkan míì táwọn lè fi rọ́pò ìgbádùn ayé nígbà tán bá ti fílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló rí àwọn tí wọ́n ti gbádùn ayé tí wọ́n ti tún wọ́n fẹ́ fílẹ̀ mọ́ wọn ò ní fẹ́ fílẹ̀ torí pé kò sí nǹkan míì tán lè fi rọ́pò rẹ̀ tó ṣùgbẹ́ni tó bá pé òun ó dó ti ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá subhanahu wa ta'ala yóò jẹ́ kó gba tító pẹ̀lú ìrántí rẹ̀ pẹ̀lú Qur'anul Karim àti pẹ̀lú ìmà ìmà wá ìmà sójú ọ̀nà ọlọ́run bá ibẹ̀ ni ó ma ti rí àdùn kọ́lá gẹ́gẹ́ bí al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala kẹbà ìmáran tí ọlọ́run bá subhanahu wa ta'ala yóò padà di omi fáwọn ní ìdébí kí wọ́n gbọ́lá fún ga ju omi lọ ìmá wá ìmá òun ni yóò jẹ́ ògúngú wọn òun torí ẹ̀yìn kan náà ni wọ́n sì máa rí àdùn àwọn irú ẹni báyìí wọ́n fẹ́ wọ́n lè fi oúnjẹ ẹlẹ́gan nítorí ìmá wọ́n sì lè fi kankan lẹ́nu ayé nítorí ìmá wọ́n ní li'annahum ah, fa'inda al-mutrif li'annahu la 'awda 'indahu torí pé òun ò ní nǹkan míì tí ó fi rọ́pò min ladhati dunya tí ó fi rọ́pò adùn ayé idha tarakaha tó bá filẹ̀ fahuwa la yasbir 'ala tarkiha kò lè ní sùúrù lórí àti filẹ̀ fahahulahi fi qulubihim al-'awdu al-akbar irú àwọn ẹni báyìí irú nǹkan tí a lè fi ga jùlọ bima wasalu ilayhi torí nǹkan táwọn débẹ̀ torí nǹkan torí ipò táwọn dé irú àwọn ẹni báyìí irú àwọn ẹni tí wọ́n dó ti tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala in táwọn lè fi rọ́pò ayé in tá ń pè ní wìsọ́là gangan ni kìí ṣe wìsọ́là táwọn ní súfí tó máa ń wí tó pé nǹkan tí nǹkan tí ò nǹkan tí ò rí bẹ́ẹ̀ làwọn ń pè bẹ́ẹ̀ wìsọ́là في قلوبهم آه وني فهؤلاء في قلوبهم العوض الأكبر وني انتالي في ربه تقاجب بويلو هو لوكان تي وان بما وصلوا اليه توري ايبو تاون دي ايبو بي ايدو تي تولون با ìwá ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala kíkà sí pé kí ẹmọ jọ́sìn fún ọba lórí àìmọ̀ká wọn ni min ladhati ma'rifatillah níbi adùn ìmọ̀ jọ́sìn fún ọba ومحبته أتي فيري وأجلاله أتي بنبوري كما, كما كان الحسن يقول جيجبي الحسن جيبو سمانسا الحسن البصري إن أحياء الله الحسن البصري من سوقي أوان إن أحباء الله أوان أولو في أولوبا هم الذين ورثوا طيب الحياة الدنيا أوان وجقون إن تدنوا سميعي وذاقوا نعيمها wàdáàkù nàímàhà wọ́n sì tọ́ adùn rẹ̀ wò wọ́n tọ́ ìdẹ̀rẹ̀ rẹ̀ wò bima wasalu ilayhi pẹ̀lú tí wọ́n dé min munajati habibihim pẹ̀lú pé wọ́n súnmọ́ olólùfẹ́ wọn tó ń jẹ́ Ọlọ́run Ọba wa bima wajadu àti pẹ̀lú àwọn nǹkan tí wọ́n rí min ladhati hubbihi pẹ̀lú adùn ìfẹ́ rẹ̀ fi في هذا المعنى يطول ذكره في هذا المعنى tó pé ó gùn gan láti ṣàlàyé ìtumọ̀ yìí وإنما أنس هؤلاء بما استوحش منه الجاهلون wọ́n ní ìdí tí àwọn onímímọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ onímímọ̀ òdodo àwọn jẹ́ kó bára wọn mú ó wá di bárakú fún wọn ó wá di nǹkan tán bá sábà in tí àwọn aláìmọ̀kan in táwọn kàkún àjòjì in tó fi jẹ́ ni pé li'anna al-jahili torípé àwọn aláìmọ̀kan لأن الجاهلين بالله تلك أموات ومرابا يستوحشون من ترك الدنيا موكا كيا في عيلة موكا قاجوجي وشهواتها أتعوى فكفير لأنهم لا يعرفون سواها تلك ومن كامي تيا تصيكني فهي أنسهم ونا ني أريوا أيينا لريوا ونا ني انتم انفوالا مبالي وها هلا هي يستوحشون من ذلك عن ويلي عن, عن àmọ́ àwọn tó jẹ́ ẹni Ọlọ́run bá ń tòótọ́ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ àwọn tó jẹ́ gúrọ̀bá àwọn rí àwọn ka ayé ìkan àjòjì gan gẹ́ bó ti ṣe pó ti ẹ̀gbájúmọ̀ wala yajiduna al-unsa bihi àwọn ò sì rí ìfọ̀kànbalẹ̀ àti ọ̀rẹ́ àti ayò wọn orí pẹ̀lú rẹ̀ wa min sifatihim lára àwọn ìròyìn wọn allati wasafahum biha amirul mu'minin tó sì pé amirul mu'minin ó fi ní pé àwọn o àwọn kan wà nú ayé pẹ̀lú ara wọn lásán ni arwahuha mu'alliqatun bin nadari al'a'la àmọ́ ẹ̀mí wọn ẹ àwọn tó jẹ́ àjòjì yìí àwọn kan wà láyé gílẹ̀ wọn àmọ́ bí tẹ́mì tí wọ́n wà ayé tó ga jùlọ ló wọ́n ni wa hadha wọ́n ni eléyìí ìtọ́ka annahum ní pé àwọn àjòjì yóò lam yattakhidhuha watanan wọn mú ayé yìí ní ìlú tí wọ́n mọ̀ dó wala radu bihi iqamatan wọ́n sì mú yọnú sí níbi tí wọ́n dó sí púpọ̀ wala maskanan àbí ibùgbé innama takhaduha mamarron wọ́n ni wọ́n kàn mú ní àyè tí wọ́n kàn gbà kọjá ni walam yaj'aluha muqirran wọ́n sì mú ní àyín tí ó ma bẹ̀lọ gbére innama takhaduha mumirron walam yaj'aluha muqirran àbí muqarran wọ́n ní wọ́n mú ní ibi tí wọ́n máa dólọ sí gbére wa jami'ul kutubi war rusul wọ́n ní gbogbo àwọn tírà bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn annabi Ọlọ́run Ọba gbogbo àwọn olùjíṣẹ́ Ọlọ́run fọ́lọ́run Ọba awsat bi hadha wọ́n gba àwọn èèyàn wọn níyànjú pẹ̀lú eléyìí wa qad akhbara Allahu ta'ala fi kitabihi wọ́n ní Ọlọ́run fir'aun أنه قال لقومه لبصفا وينارع في وعظه نينو واسط سفوا نينو سورة غافية وني يا قوم وني يميو إنما هذه الحياة الدنيا متاع إريايي إيه، إيه، إقبال لساني وإن الآخرة هي دار القرار إقبال لدى الله سبحانه وتعالى وني بسعيتي وما بربيه وقال النبي صلى الله عليه وسلم لابن عمر النبي صلى الله عليه وسلم ابن عمر كن في الدنيا فكأنك غريب ma bẹni ayé bígbà pé àjòjì ni ọ́ àwọ̀ àábìrò sabil àbí ẹni tí kan kọjá lọ ẹni tí kan rí na kọjá lọ faka annaka bi duniya walam takun wa bil akhirah walam tazal kó wá dàbí wà pé gẹ́gẹ́ bí ipa pé ó wà láyé àmá ayíyàn gan ò sí wa bil akhirah ó wá wà pẹ̀lú alqiyamah walam tazal ó sì yẹ ó sì gbò lẹ́ni tó wà pẹ̀lú rẹ̀ tó sì pé alkiyama yẹn bẹ lọ wà fi riwaya ti nínú ẹgbàmá mi wà ádá nafsaka min ahli al-qubur ó ní kó sì máa kára rẹ̀ kún nínú àwọn tó sì wà ibn majah náà ومن وصايا المسيح المروية عنه ننو أصطلة المسيح عيسى بن مريم ثم أبقى على تدوري عليه السلام كألا في الله قوما با أنه قال لأصحابي نقول صفان إياري أصحابي أصفان أقوي يعبروها إرونوسا يينيو ولا تعمروها يعبروها إكا قجنبنيو ولا تعمروها أما يما صدي ببي يما صدي لي وعنه عليه السلام أنه قال أتوى لا تدع المسيح نبتن سقوي من الذي بيني من الذي يبني على موج البحر دارا تلن تسقي أمما لري آه agbára òjò agbára odò bóyá agbára òkun sí ni tàlẹ́ni tó ṣe pé ó من الذي يبني على موج البحر دارا أنتم من مدري أكبرا بي وسي من سلو بي ودو سي ودو نلا سي من سلو تو من سبون وني أونان بني موج وني من الذي يبني على موج البحر دارا تاني تو سي بي أوري أوري رون كباين يو أما إلي لوري ibi tó ti pé ó kàn máa yóò kàn orí wave yẹn lèyàn mọ̀mọ́lé ó ní tilka duniya gẹ́gẹ́ bẹ̀ẹ̀ láyé sí o فلا تتخذوها قرارا اما صدين تدولي لوريو فالمؤمن في الدنيا الحافظ بن رجب تسواجو بي ري إيه، مؤمن لاي كالغريب او دا gẹ́gẹ́ bí المجتاز بالبلدة غير المستوطن المجتاز بالبلدة غير المستوطن فيها وين توسي فوقا po إلوني ó ń gba ìlú kan kọjá ní kìí ṣẹni tó fẹ́ mú ní ayé ẹni tó fẹ́ mú ní ibùgbé fahuwa yashtaqu ila baladihi ó ń jẹ̀nà lọ sí ìlú rẹ̀ wa hammuhu arruju'u ilayhi in tó bá in tó jẹ́ المستوطنين فيه في عزهم kò ní máa bá àwọn aráàlú yẹn kò ní máa bá wọn ṣe ìgbàgágá nínú nǹkan yìí wọn kò ní máa bá wọn ṣe àfigagbága nínú yìí wọn àbí kó máa bá wọn wọ́n ni wala yunafis wala yunafisu ahla dhalika albaladi almustawtinina fihi fi izzihim kò ní máa bá wọn ṣe fánfà àwọn aráàlú yẹn tí wọ́n gbé bẹ́ẹ̀ kò ní bá wọn ṣe e, ìfànfà nínú iyì wọn wala yajza mimma asabahu indahum min adh-dhull kò sì ní máa banújẹ́ fún nǹkan tó bá dé bá nínú yẹpẹrẹ àbí nínú ìtẹ́mbẹ́lẹ̀yàn tó rúpó mọ̀ pé kèése lóhun náà nìyẹn wọ́n kà gbà wọn láyé kóhun máa wà ń bẹ̀ ni qala al-Fudayl ibn Iyad wọ́n ni Fudayl ibn Iyad sọ pé al marmata jihazihi hamuhu marmatu jihazihi wọ́n ní in tó ń ṣe pé ó ń jẹ̀ràn rẹ̀ in tó ṣe pé ó sì ń rakan rẹ̀ òun náà ni ó jẹ́ in tí ó ń palẹ̀mọ́ fún tó sì jẹ́ in tí ó ń pèsè kalẹ̀ fún jù وقال الحسن وانا الحسن سوى المؤمن في الدنيا كالغريب wọ́n ní mùmíní ayódà gẹ́gẹ́ bí àjòjì ní la yajza' min dhulliha àbí min dhilliha kò ní banújẹ́ nínú yẹpẹrẹ rẹ̀ wala yunafis fi 'izziha kò sì ní máa ṣe fánfà nínú iyì rẹ̀ lahu sha'nun òun wọ́n fẹ́ àjòjì ni o ya'anna abahu torí pé bàbá rẹ̀ tí ń ṣe ádámà lámà kana fi daril baqa nígbà tó sì pé wà ní ayé tí ó ma bẹ̀lọ gbére òun náà ni janna thumma kharaja minha lẹ́yìn ó wá jáde kún bẹ́ẹ̀ fahammuhu in tó bá in tó bá mùsùlùmí mùmíní tó jẹ́ àjòjì òun ni tó bá jù òun ni pé arruju'u ila maskanihi al kó padà sí ibùgbé ara lákọ̀ọ́kọ́ Allahu akbar فهو ابدا يحل الى وطن يحن الى وطنه ní gbogbo ìgbà yóò máa jẹ̀nà láti padà sí ìlú rẹ̀ ni الذي اخرج منه tán yoko tán lè kó nù rẹ̀ kama yuqal gẹ́bẹ́ sí ma sọ pé حب الوطن من الايمان ní pé kíyàn nífẹ̀ẹ́ ìlú rẹ̀ nínú ìgbàgbọ́lówà eléyìí ṣe hadithi al-Hafiz ibn Rajab àwọn ọmọ wábí hadith tó gbé hadithun mawdu' ni hadithun mawdu' gẹ́bí al-Sheikh al-Albani rahimahullahu kama qil gẹ́bẹ́ sí ma sọ pé كم منزل في الأرض يألفه الفتى وحنينه أبدا لأول منزل wani kan manzilin mélòmélò ibùgbé fil ardi lórílẹ̀ ya'lifuhu al-fata tó yí pé èyàn yóò ti bá sábà yóò ti gbé bẹ́ẹ̀ fún ibi tó pẹ́ wa haninuhu abadan àmọ́ ibi tí ó jẹ́ ibi tó nífẹ̀ẹ́ jù li awwali manzilin ibi tó kọ́kọ́ ti wá náà ni ولبعض شيوخنا في هذا المعنى وني اوا اوا فواك àwọn ني ní irú nǹkan tó jẹ فحي على جنات عدن فإنها منازلك الأولى وفيهم المخيم ولكننا سبي العدو فهل ترى نعود إلى أوطاننا ونسلم وقد زعموا أن الغريب إذا نهى وشطت به أوطانه فهو, فهو مغرم فهي اغتراب فوق غربتنا التي لها أبحت لها أبحت الأعداء فينا تحكموا لها أبحت لها أبحت الأعداء فينا تحكم الحافظ رجب سكوي فحي على جنات عدن فإنها ويأبي كما لسي الجنة الجنة درا الجنة سيما بمبي لقبري فإنها تريكوي هناني هناني منازلك الأولى وفيهم المخيمون ó dà pé nínú tíra al-Imam Ibn al-Qayyim tí mo ti bá orin yí pàdé wà fíhà al-Mukhayyam ló wà mẹ́ wà fíhà òun náà ló sì fẹ́ bá wázùn yí mojú manaziluka al-ula wà fíhà al-Mukhayyam ó ní yìí ni ibùgbé náà ni àwọn ahéré wa náà ló wà ibẹ̀ náà ni àwọn tẹ́ǹtì wa ibẹ̀ náà ló wà walakinnana sibbiyul aduwi fahal tara ó ní ṣùgbọ́n àwa o àti jẹ́ ẹrú sibbiyu wọ́n máa ń lò fún ẹrú iná náà fi máa ń pè sibbiya wọ́n máa ń ní ẹrú dúdú lóbìnrin wọ́n ní walakinnana sibbiyul aduwi fahal tara wọ́n ní

وإذا, وإذا أنعم على الإنسان أعرض ونأى بجانبه وني وشطت به أوطانه وني وشط أسي جنسي إلوره فهو مغرم وني إلوه نتوزي قي إلوه نتوزي دانا àwọn èèyàn máa rò pé irú ẹni báyìí lájòjì ó ní ó wá fẹ́ sàlàyé tó jẹ́ àjòjì gẹ́ ó ní fàáyíyó tí rọ́ọ̀bì fáwọ́kọ̀ gúrú bá ti náà lẹ́tí irú ìjẹ́ àjòjì wo ló wá ju àjòjì ti wá lọ tó ṣe pé ó di nǹkan tó ṣe pé laha adhatil a'da'u fina tahkumu ó ní tó wá ṣe pé ó di pé àwọn ọ̀tá na wá ń dájọ́ lé wa lórí wọ́n ni wal mu'minun al-Hafiz wọ́n ni nínú ìpín báyìí wọ́n ni ń bẹnu wọ́n man qalbuhu mu'allaqun bil janna nínú àwọn mùmínì tí wọ́n sọ pé tí wọ́n fi ti sọ́dọ̀ àlìyí pé ó sọ pé wa qalbuhu fi darajatil a'la bí nǹkan máa so wọ́n ní irú àwọn bẹ́ẹ̀ mú ní wọ́n pín irú àwọn tó kàn wọ́n máa ń nága wọ́n ní bẹ́nu wọn tó ṣe pé ọkàn rẹ̀ ó so kòkò máa aljanna wa minhum man qalbuhu mu'allaqun 'inda khaliqihi ń bẹ́nu wọn tó ṣe pé ọkàn rẹ̀ so papọ̀ mọ́ ẹni tó dáa ni ẹni tó ṣe pé òun náà ni ọba tó dáa wa humul 'arifun àwọn tí ọkàn wọn ó sì kó sí pé amirul mu'minin inama ashara ila hadha alqism ó ń tọ́ka sí irú àwọn báyìí ni ní pé àwọn tó pé ọkàn máa ń nága sí àyè tó ga tàbí a lè tó ga sí ọ̀dọ̀ ọlọ́run bá subhanahu

so torí pé kò sí ọ̀rọ̀ sufi kankan bí so àwọn ọ̀rọ̀ àwọn salaf tán jẹ́ ubad tán máa ń jẹ́ olùjọ́sìn fún Ọlọ́run subhanahu wa ta'ala wọ́n ní wọ́n mú wa wọ́n ní wa fi marasilil hasan wọ́n ní nínú àwọn marasilil hasan àwọn hadithi tó sì pé hasan kò dákọ̀ sahabi ń bẹ̀ ó kàn dákọ̀ annabi sallallahu alaihi wasallam ni ìran wa hadithi bai min anwa'i alhadithi da'if min anwa'i alhadithi da'ifa nínú àwọn àwọn hadithi tó lẹ́ni wọ́n ni yarwihi an rabbihi ah ani nabi sallallahu alaihi wasallam wọ́n ni ó gbà wá látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam yarwihi an rabbihi wọ́n sì lọ fi ti sọ́rọ̀ ọlọ́wọ́ bá gan pé alamatu tuhuri ní pé eh, àpẹẹrẹ pé yàn mọ́ àpẹẹrẹ pé yàn mọ́ kanga an yakuna qalbul abdi indi ní pé ọkàn ẹrú kó ma wà lọ́dọ̀ èmi ọlọ́wọ́ bá فإذا كان كذلك ونتبات وبيو لم ينساني على كل حال ونكون يبدأ بيميني إيكي يبا إيكي يسيسي تبوا وإن كان كذلك ونتي أكار تباتي سقاق وما أدولا وباو من مننت عليه باشتغال بالاشتغال بي إيكي ترى لوريه pẹ̀lú pé yóò gbárùkù tí èmi ọlọ́ọ̀bá kí ilá yẹn sáà ní kó má bàá fi gbàgbé mi Allahu akbar Ah, bó tẹ̀ rí pé hadith ni da'if ni ah, nǹkan wà ní Qur'an tó gbé lẹ́yìn Allah subhanahu wa ta'ala sọ pé falamma nasu Allaha nasiyahum Allah subhanahu wa ta'ala sọ pé wala takunu kalladhina nasu Allaha fa ansahum anfusahum so àwọn tó gbàgbé Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá jí ká gbàgbé ara wọn àwọn tí wọ́n sì rántí Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá wá tún wá sí ràn wọ́n lọ́wọ́ níbi ìrántí rẹ̀ فإذا لم ينسني حرقت قلبه tí ó bá ti gbàgbé mi o ima yí ọkàn rẹ̀ ima darí ọkàn rẹ̀ فإذا تكلم تكلم بي nígbà tó bá ń sọ̀rọ̀ yóò ma sọ̀rọ̀ ní tí ó ma dùnmí ní ọ̀rọ̀ ọba وإذا سكت سكت بي nígbà tí ó bá dákẹ́ yóò ma dákẹ́ فذلك الذي تأتيه المعونة من المعونة من عندي irú ẹni báyìí ní ìrànlọ́wọ́ ma ń wá bá وأهل هذا الشأن àwọn tí wọ́n jẹ́ báyìí hum ghuraba ul ghuraba alhafi ibn rabi ajo pé àwọn ni àjòjì láàrin àwọn àjòjì gurbatuhum a'azzul ghurba ìjẹ́ àjòjì wọn ni ìjẹ́ àjòjì tó ní iyì jù fa innal ghurba torí pé ìjẹ́ àjòjì ó inda ahli tariqa lọ́dọ̀ àwọn ẹni tó ń jẹ́ olùjọ́sìn òun ni ìjí àjòjì àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn dáadáa láàrin àwọn pòkí èèyàn wa gurbatu sadiqina bayna ahli ar-riya'i wan-nifaq àti ìjí àjòjì àwọn èèyàn olódodo láàrin àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn kárìmí àtàwọn manáfìkì àtàwọn èèyàn tí wọ́n jẹ́ sẹ́yìn sọ̀hún àwọn manáfìkì wa àti ìjẹ́ àjòjì àwọn olùmọ̀ alqiyama bayna ulama ìdúnìyà láàrin àwọn olùmọ̀ ayé alladhina sulibu al-khashya tí wọ́n ti àwọn tó ṣe pé wọ́n ti wọ́ ìpáyà ọlọ́wọ́ bá wọ́n ti wọ́ kó lọ́kàn wọn wal ishfaq àti ìmá jẹ́rẹ́ alqiyama wọ́n ti wọ́ kó ní ẹ̀mí wọn wa gurbatu zahidi àti fima yanfad wa laysa bibaqi nínú nǹkan tó sì pé yóò padà tán tí ó sì ní máa bẹ lọ wa amma al-ghurbatul batina ẹ̀rí ìjì àjòjì èyí tí ó hàn fa ghurbatul himma òun náà ni gúrùbà himma èròngbà àjòjì ní àkólíkà fa himma wọ́n ni بين الخلق لا نعويدا كلهم لا نعويدا ببو حتى العلماء والعباد والزهاد كل تيما ولما تيما ولجسن تيما وتمرايسا فإن أولئك أما تونيرو إجاج جباي واقفون مع علمهم وني آه أما دوتي إما وني أما إما وعبادتهم أتي جسن وزهدهم أتي رئيسا وني

waqifuna ma'a ma'budihim àwọn dó ti ọlọ́wọ́ bá wọn ni la ya'rijuna bi qulubihim anhu wọn ọkàn wọn sẹ́rí kò lọ́dọ̀ rẹ̀ nígbà kankan al-imam ibn qayyim rahimahullahu ta'ala àwọn náà ní àlàyé tó wà nafis láti fi sàlàyé darajatul iqtirab àwọn ìpele ìjẹ́ àjòjì àti ìjẹ́ àjòjì gangan fúnra rẹ̀ nínú wọ́n sọ pé darajatu liqtirab wọ́n ní àwọn ìpele ìjẹ́ àjòjì wọ́n ní qala wọ́n ní ẹni tí Imam Ibn Qayyim gbà lérò bí òun ni al-Harawi afá Imam Ibn Qayyim tí wọ́n ṣe ṣarhu tíra wọn tẹ́lómi ma ń fi ń sẹ̀rí pé Ibn Qayyim náà ṣe ṣarhu tíra al-Harawi a sì al-Harawi ni pé kana sufiyan ní pé tọ́wàá pé kíní ni tọ́wàá pé bó sì lè lára wa náà làwọn ilé náà sí mú ni wọn al-Imam Ibn Qayyim bá ti máa ṣe ṣáráṣù tíra rẹ̀ al-Imam Ibn rí pé tíra rẹ̀ gbajúmọ̀ wọ́n wá sí wọ́n sàlàyé rẹ̀ wọ́n tún wá sí àwọn ta'akubat láì mọye nínú tíra so tí yẹn bá wá mú tíra tí ó táwọn yẹn tán rí páwọn yẹn lè gbàtànjẹ pẹ̀lú rẹ̀ ó wá ṣàlàyé òdodo rẹ̀ káwọn yẹn má bàa fi gbàtànjẹ pẹ̀lú rẹ̀ ó túnmọ̀ pé ó ti gbàntẹ́ nìyẹn sọ nìyẹn Allahul musta'an wọ́n ni wa huwa ala thalathi darajat ní ìlú yà àwọn ìlú wa hadha al-gharib wọ́n ní irú ẹni báyìí al-Harawi sọ pé irú ẹni irú àjòjì báyìí mautuhu shahada tó bá kú shahada ni wa yuqasu lahu fi qabrihi min madfanihi ila watanihi wọ́n a ṣe a fi ibi tán sin sí a fi wé ibùgbé ni ويجمع يوم القيامة موسي مويراني باي وبدي لرجع بندي إلى عيسى بن مريم عليه السلام وبدي تقاقوا مع عيسى بن مريم آه، ويا الهروي ويا أنتمان تقاسين الحديث تي قرنة تي ودي سلايكوي الفرورون الغربة آه، الغريب الفرورون من الفتن يبعثهم الله يوم القيامة مع عيسى بن مريم تاتي حديثي حديث ضعيف وني alimọ́bí bí kọ́yí wọ́n fẹ́ sàlàyé pé lámà kánàtì lùgúrùbà wọ́n nígbà tó sì pé ìjẹ́ àjòjì hiyalinfirod hiyanfirod òun ni kíyàn dáwà walinfirodu imma bil jismi wọ́n ni kíyàn dáwà ó lè jẹ́ pẹ̀lú ara wa imma bil qasdi wal hal àbí pẹ̀lú ọkàn àti ìṣesí wa imma bihima àbí pẹ̀lú méjèèjì kana al-gharibu aw ghariba qalbin àbí kó jẹ́ àjòjì tọkàn wa iradatin wa hal àti èròǹgbà àti ìṣesí aw ghariban bi i'tibarayn àbí kó jẹ́ àjòjì ní àwòye sí méjèèjì qawluhu wa hadha al-gharib wọ́n ní gbólóhùn al-Harawi tó sọ pé al-gharib eh, irú àjòjì báyìí mautuhu shahada ibn Hassan ابن عبي ابن عن ابن سيرين عن عبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال موت الغريب شهادة نقول حديث تنبوى نقول النبي صلى الله عليه وسلم يقول موت الغريب شهادة نقول يكو àjòjì ó ẹni tó bá jẹ́ àjòjì ó ṣàhádà ní pé ọlọ́run bá fẹ́ fi ṣe ṣàhádà fún ni ọlọ́run bá fẹ́ fi ṣe irú kú tó pé irú rẹ̀ ni ولكن ولكن الإمام ابن القيم سيقول هذا الحديث لا يثبت حديث يوني له وقد روى وقد روي من من طرق وتبوا لا ونا لا يصح منها شيء يككون لنا النور قال الإمام أحمد إمام أحمد سيقول هذا حديث منكر الإمام ابن القيم سيقول إمام أحمد سيقول حديث حديث منكر وأما قوله إيه ويقاس له في قبره من منفنه إلى وطنه وني a fi sàárè rẹ̀ a fi wé ibi tán sin sí a fi wé gbígbà kó ti lọ sí ìlú rẹ̀ ni fayushiru bihi wọ́n ni alharawi o ń tọ́ka sí ila ma rawahu abdullahi ibn wahab in ti abdullahi ibn wahab tó gbà wá haddathani huyay ibn abdullah wọ́n ni an abi an abi abdurrahman albajali an abdullahi بالمدينة wọ́n ní arákùnrin kan ó kú sí Medina mimman wulida bil Madina nínú àwọn tó bí sí Medina ni wa salla alayhi Rasulullah sallallahu alayhi wa sallam nígbé Ànábì sallallahu alayhi wa sallam wá kírun sí wa qala wọ́n ní ó wá sọ pé laytahu mata fi ghayri mawlidihi wọ́n ní a kò bá sì kú ó mà ṣe fún kò bá kú tó yàtọ̀ síbi tó tán bí sí fa qala rajulun wọ́n ní alákùnrin kan wá sọ pé walima ya Rasulallah kí ni díire òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n ní inna rajula wọ́n ní anábì wọ́n ní faqala wọ́n ní anábì sọ pé dájúdájú ẹ̀yàn idha mata wọ́n ibi tó kú sí lọ tán ti bí ibẹ̀ yẹn ni wọ́n wà ibi dún ṣe fẹ́ àyè fún láti janna nìyẹn wọ́n ni ọwá ibn lahi'a wọ́n ni ibn lahi'a ó gbà wá abdullahi ibn lahi'a wọ́n ló gbà wá an hayayi àbí hayi wọ́n ni bi hadhal isnad pẹ̀lú isnadi wa qala wọ́n ni ó tún sọ pé waqafa rasulullahi يموت بغير أرضه تيوكو سيبو ميتو ياتو سيبو ري إلا قيس له من تربته أفكو سيبو مبامو láti ibi tó kú sí ibi ibùsùn rẹ̀ yẹn ilá maulidihi lọ sí ibi tán ti bí fil janna ibẹ̀ irú bẹ̀ wọ́n bá wọn lal janna wọ́n ni rawahu ibn la'iha ah, wa qala ok àwọn ah, ni wàkọ́ọ̀lá waqafa rasulullahi sallallahu alaihi wasallam ala qabri wọ́n ni ibn lahiya agbawa wọ́n wá sọ pé wọ́n ni pé ah, nabi sallallahu alaihi wasallam dó lórí sàárè ala qabri rajulin bil madina ni pé sàárè a o ma se fún o law mata ghariban tó bá kú ní àjòjì faqila wani wa ma lil gharib yamutu bi ghairi ardihi wani ah, kí wá ló wá ń bẹ fún àjòjì فقال واني النبي صلى الله عليه وسلم سقي ما من غريب كسيا جوجيكاو يموت بغير عرضه تيوكو ياتوسي بتوري ياتوسي لوري إلا قيس له من تربته إلى مولده في الجنة حديثي حديث ضعيف kíni ìdí tí hadithi fi jẹ́ da'if torí pé ẹni tí ibn lahi'a tó gbà wá látọ̀dọ̀ rẹ̀ ọ̀rẹ́ ibn abdullahi wọ́n ni أولما ونوضع عفاره الإمام أحمد زقوي أحاديثه مناكير وني أحاديثه المناكير وني أحاديث رو منكرني بكنا آه، العقيلي أنا أوفي أقول شنو الضعفاء وني الضعفاء الإمام البخاري أونا صنينو التاريخ الكبير وني فيه نظر فيه نظر الإمام النسائي أونا وني من الضعفاء والمتروكين وسني ليس بقوي ليس بالقوي آه وفيها كي وفيها كي حديثي حديثي تيوني لن وفيها كي حديثي حديثي تيوني لن bóti ẹ̀ṣẹ́ pé a rí pé a sheikh mohamed nasiruddin al-albani wọ́n hassana hadithi wọ́n hassana hadithi wọ́n pé hadithi ní hadithun hassan a nínú sahih ibn majah ṣùgbọ́n èyí tó rílẹ̀ o ní pé hadithun da'if so ó yàtọ̀ sí hadithi tó rílẹ̀ ń pẹ̀ tí ẹ̀ hadithi kan wà tó rílẹ̀ nínú sunan nasa'i tí annabi sallallahu alaihi wasallam sọ pé man istata'a minkum an yamuta bil madina fa inni ashfa'u liman mata biha wọ́n ní ẹni tó bá ẹni tó bá ní ìkápá medina so hadithi hadithi èyí tó tẹ́mìyàn balẹ̀ lórí pé hadithi tí ọ̀rìn lẹ́ni in bẹ̀rẹ̀ àwọn olùmọ̀ tí wọ́n hasana hadithi ṣùgbọ́n wa sahih wallahu a'lam ní pé hadithi a hadithi tí ọ̀rìn lẹ́ni yóò ma yàwá lẹ́nu pé kírérésí a sheikh muhammad nasiruddin al-albani tí wọ́n ti pè hadithi ní hadithun hasan wọ́n ni pé huyayy ibn abdullahi al-imam yahya ibn ma'in gẹ́bọ́ sí wá nínú aljarh wa ta'dil ibn abi hatim wọ́n sọ pé laysa bihi ba's laysa bihi ba's lára àwọn alfáàzù at-ta'dil náà ni laysa bihi ba's bó ti ẹ̀ sí pé martaba rẹ̀ lẹ̀ martaba rẹ̀ lẹ́yìn tó bá sọ pé laysa bihi ba's bí kí wọ́n bí kí wọ́n pèyàn ní saduq ni wọ́n gbà lérò bẹ́ẹ̀ sẹ́ni tó yẹ pé mọ́tàbà rẹ̀ lẹ gan ó lẹ ṣùgbọ́n kò kìí ṣe pé torí pé maratibu ta'dil àwọn olùmọ̀ wọ́n pín lóríṣìíríṣìí al-Imam ibn Abi Hatim àwọn pín tí wọ́n nínú tíra wọn al-Jarh wa ta'dil al-Hafiz ibn Hajar àwọn náà pín tí wọ́n al-Imam al-Dhahabi àwọn alfáàdì ta'dil àwọn gbólóhùn yẹn èyí tó gajù ló máa wà lókè èyí tí wọ́n máa tó gajù lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà bí ìpele kẹrin kó tó wá pọn ìpele karùn-ún ìpele karùn-ún yẹn ló wà láàrin ta'dil àti jarhu lẹ́yìn ìpele karùn-ún yẹn báyìí àwọn tó bá máa wá lẹ́yìn yẹn àwọn alfáàdù aljarhu ni ó jẹ fáwọn báyìí so mo lérò pé ó yẹ kó so tọ́mà ní laysa bihi ba's ó túnmọ̀ pé hadith rẹ̀ èyàn lè gbà fún i'tibar kí ni túnmọ̀ pé èyàn lè gbà hadith rẹ̀ fún i'tibar ìtumọ̀ rẹ̀ ni pé hadith rẹ̀ èyàn lè gbà kíyàn wà wòye sí ni pé á ah, ṣe ó láwọn nǹkan tó gbé lẹ́yìn só ní àwọn nǹkan tí ó gbé lẹ́yìn in tán pè ní èyàn lè gbà hadith rẹ̀ fún i'tibar nìyẹn so nínú al-kamil wọ́n sọ pé la ba'sa bihi idha rawa anhu thiqa wọ́n ni kò sí láburú nípa rọ́wì tó bá yí pé ẹni tó gba hadisi wá látọ̀dọ̀ rẹ̀ ẹni tó gba hadisi wá látọ̀dọ̀ rẹ̀ thiqa ni wọ́n ni alimamu zahabi àwọn náà sọ nínú diwanu du'afa àwọn náà tí wọ́n fi pè ní hadithun hasan ni tí wọ́n fi pè hadithun ní hadithun hasan ni àwọn sí jam'u láàrin hadithi alì allanu sí adhanna bil ulama kama fi wá máa ro nǹkan aburú pẹ̀lú àwọn olùmọ̀ nípa pé à kí tí àwọn olùmọ̀ pé hadithi ní da'if Sheikh al-Albani pè ní hasan so wọ́n nídìí wọ́n ní ẹ̀rí hadithi àwọn olùmọ̀míyàn àwọn náà pè ní hassan gẹ́gẹ́ bí alimamu albani gẹ́gẹ́ bí pè ní hassan so ìdí tí alimamu alimamu albani tó fi pè ní hassan pé ọlá pé rọ́wì a rí pé ikhtilafu wà lórí ẹ̀ ṣùgbọ́n ì a rí pé ikhtilaf wà lórí ẹ̀ a tún wá rí pé eh, wọ́n ṣe taqwiya hadithi pẹ̀lú hadithi pé man istata'a minkum an yamuta bil madina fa inni ashfa'u liman mata biha ní pé ẹni tó bá lágbára láti kú sí madina o ní pé kó mú kú síbẹ̀ so wọ́n ṣe wọ́n kọ́wà hadithi wọ́n fún àdísì wọ́n fún lágbára pẹ̀lú pé à ah, rọ́wí iná tẹ́lẹ̀ kìí ṣe pé ó lẹ púpọ̀ báyẹn àdísì mìíràn tó wá tó fẹ́ jọrọ ilé pé à ah, ní tí a bá lè lọ sí Medina ṣùgbọ́n ta wọ àdísì méjèèjì dáadáa minkum an yamuta eh, bil madina a rí pé munkar ló fẹ́ jẹ́ báwo ló sì fẹ́ jẹ́ munkar tó pé nínú hadith yẹn a rí pé anabi sallallahu alaihi wasallam sọ pé ah, wọ́n bí ẹni yẹ sí medina ó tún wá kú sí medina wọ́n wá ń sọ pé anabi sọ pé ah, kò bá kú síbi tó jìnà kò bá kú síbi tó jìnà tí kò máa takò hadith ilé gangan fúnra rẹ̀ tó sì pé anabi sallallahu alaihi wasallam tún gbà wọ́n yànjú pé tí ẹnkẹ́yàn lọ kú sí medina in ta fi rí pé intorile wa salamatu insha Allah fi da'fi al-hadith nipe hadith yẹn hadith tó lẹ́ni wallahu a'lam al-imam ibn qayyim tazwaju wani qawluhu wa yujma'u yawm al-qiyamati ila isa ibn maryam wani ọjọ́ gbende wani bulun wal harawi ní pé tó sọ pé wọ́n kó ọjọ́ pọ̀ lọ́jọ́ gbende pọ̀ ولن تقاسي حديث إمام أحمد بواقي حدثنا القاسم بن الجميل حدثنا محمد بن مسلم حدثنا عثمان بن عبد الله بن إدريس عن سليمان بن هرمز عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم أحب شيء إلى الله الغرباء قيل وما الغرباء يا رسول الله قال الفرارون بدينهم يجتمعون إلى عيسى بن مريم يوم القيامة الحديث ذات سلاين بريء Ah, àlàyé tíra kashful kurba tán wo ah, ní pé hadithi tó lẹ́ni ní pé hadithi tí wọ́n lẹ́ni qala ah, alhafiz abu ismail alharawi ó tún tẹ̀síwájú ní adarajatu thaniya wọ́n ní ìpele ẹlẹ́kejì fún gúrbà gúrbàtul hal àwọn tó ṣe pé ìṣesí wọn ó jẹ́ àjòjì ìpele aláwọ̀kọ́ ni àwọn tó ṣe pé wọ́n ń gbé ibi tí èsèlú wọn ìpele ẹlẹ́kejì pẹ̀lú ìpín abu ismail ah, abdullahi ibn muhammad al-harawi pẹ̀lú ìpín tí wọ́n yí òun náà ni pé àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn ìpele kejì nínú gúrbà wọn ni gurbatul hal wọn ni wa hadha min al-ghuraba alladhina tuba lahum àwọn eléyìí wà nínú àwọn àjòjì tó ṣe pé tuba ó máa jẹ́ ti wọn rere àti aljanna yóò máa ti wọn wa huwa rajulun salihun òun ni èèyàn dáadáa fi zamanin fasid ní ìgbà tó ti bàjẹ́ بين قوم فاسدين لا يعوين يبركو أو عالم أبي أولما أو عالم أبي أولما بين قوم جاهلين لا يعوين يكتوزي على مكانوا أو صديق أبي أن يتوزي olódodoni bayna qawmin munafiqin láàrin àwọn yankan tó sì pé munafiki ni wọ́n al-imam ibn qayyim sálàyé gbólóhùn abu ni yuridu bil wọ́n ní tó gbà lérò pẹ̀lú al-ghurbatul hali níbi ní pé al-wasfu alladhi qama bihi ìròyìn tó sì pé ó wà lára ẹniyàn nínú díì nínú ẹ̀sìn wa tamassuki bi sunna àti ìdí sunna mú wala yuridu bihi kèèsì tó gbà lérò pẹ̀lú kèèsì tó gbà lérò pẹ̀lú rẹ̀ ni <clears throat> àwọn èèyàn ti dámà bóyá wọn súfí bóyá nǹkan kan wà tó máa ń pè ní alhálù lọ́dọ̀ tí wọn wal muradu bihi al'alimu bil haq in tó gbà lérò pẹ̀lú olùmọ̀ tó mọ̀ òdodo al'amilu bihi ẹni tó fi ṣiṣẹ́ sí adda'i ilé tó ń pèpè sí wa ja'ala sheikh wani ẹlẹ́ẹ̀kejì yóò gúrúbọ̀tul hálì wọ́n ní ó kún wọn sí mẹ́ta wọ́n ní sọ́hìbù sọ́láhì wàdín wọ́n lẹ́ni tó sì pé ẹlẹ́sìn ni tó sì pé ẹni tí ń tún kan sí ni tó sì jẹ́ ẹlẹ́sìn bẹ̀yìnà qawmin fasidin láàrin àwọn èèyàn burúkú wà sọ́hìbì ilmin ìran aláwọ̀kọ́ tí alharawi tó pín wọn sí nìyẹn wọ́n ni wà sọ́hìbù ilmin àtẹni tó sì kó ní mímọ̀ ni wà ma'arifa àti tó dánkẹ́mà bẹ̀yìnà qawmin juhal láàrin àwọn aláìmọ̀kan وصاحب صدق أتنجد يقول لدودون وإخلاص أتتوني فكان رمكنغا بين أهل الكذب أهل كذب ونفاق لا يعوى قراء أتوى منافقي فإن صفات هؤلاء وأحوالهم تلقير يواني أتي سيسيوا تنافي صفات من هم بين أظهرهم wọ́n ní ó yàtọ̀ sí ìṣe sí àwọn gọ̀ríbù yìí ó yàtọ̀ sí ìṣe sí àwọn tán láàrin wọn fàmásàrù ha uláhì بين أولئك وني إنراء ولي إنراء واجوجي لاني يعويني يو كمثل الطير الغريب ولا كجدي جوجي بين الطيور لا أويني إنراء إنراء يعني إنراء يسمي من وطو وني والكلب الغريب وني ولا كجدي أجا جوجي بين ال... بين الكلاب لاني أوين آه، أجا وني والصديق هو الذي صدق في قوله وفعله Al-Imam Ibn Qayyim sọ pé as-Siddiq ẹni tẹ́ ma ń lo Siddiq fún ni pé ẹni tó yí pé ọ̀rọ̀ rẹ̀ àti ìṣesí rẹ̀ òdodo ni wa sadaqa al-haqqa bi qawlihi wa 'amalihi ó sì ń gba òdodo ó ń gbà ní òdodo pẹ̀lú iṣẹ́ rẹ̀ àti pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ faqad láti fi tẹríba fún Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ عكس المنافق إذا كجي منافقي الذي ظاهره خلاف باطنه تسيبي انتو فيها وياتوسي انتو قاما وقوله خلاف عمل خلاف عمله أراري أوسي أو يقع إساره قال أبو إسماعيل الهروي أتنسطي الدرجة الثالثة إقبل لك غربة الهمة وناني آه كي هماية هنا إيتي الإمام بن رجب táwọn náà dákọ̀ tí a fi ń ka tíra Ibn al-Qayyim sí wọ́n ni gurbatul himma òun ni kí ìkólékányà kí èyàn já àjòjì pẹ̀lú ìkólékán wàhíyà gurbatu talabil haqq òun ni ìjá àjòjì àwọn tó ń wọ́ òdodo wàhíyà gurbatul arif òun ni ìjá níbi àwọn nǹkan tí òun rí àbí àwọn nǹkan tó òun jẹ́rìí sí àjòjì ní níbẹ̀ wa mashubuhu wa mashubihi fi shahidihi gharib ẹni tí òun sì ń bá ṣe ẹni tó ń bá ṣe tó ń rí bí ẹni tí òun rí gharib ó jẹ́ àjòjì sí àwọn èèyàn wa mawjudihi la yahmiluhu ilmun in tí òun sì ń bẹ fún ìmọ̀ kankan àwọn ìgbà àwọn èèyàn ò mọ̀ kò gbé aw yadharuhu wajdun aw yaqumu bihi rasmun aw tutiquhu isharatun àbí kó sí pé àpẹẹrẹ kan wà tí ó fi hàn àbí ààlà tí ó gbé hàn àbí àpẹẹrẹ kan wà tí ó fi hàn in wà lórí ẹ̀ àwọn yẹ̀ṣmúlùhù ismu gọ̀ríbìn àbí kó tí ẹ̀ sí pé ó kọ gọ̀ríbù gan tí ẹ̀wà lè kóhùn gan fọ̀gúrùbọ̀tù láàríf alharawi wọ́n ni ìjájòjì àwọn tán dọ́lọ́wọ́ bá mọ̀tán jẹ́ olùjọ́sìn gúrùbọ̀tù gúrùbà ìjájòjì àwọn tán jájòjì ni allahu akbar bólúhun e, alimamu ibn rajab òun náà láàrin àwọn ubad láàrin àwọn zuhad láàrin àwọn ulama wọ́n ní li'annahu gharibu dunya wal akhirah torí pé àjòjì ni àjòjì ayé yìí ni àti àjòjì al-qiyamah Allahu akbar ọ̀rọ̀ wọn sì tún jẹ́ ọ̀rọ̀ al-imam ibn Rajab bákan náà wọ́n ní innama kanat hadhihi ad لأن الغربة الأولى تركي جاجو جالاو قوي إيه تجي لك جيكي غربة الحال غربة بالأبدان ìjáàjòjì pẹ̀lú ara ni wọ́n ní ìjáàjòjì aláwọ̀kọ́ lẹ́anà gúrbàtà al'ula gúrbà aláwọ̀kọ́ ìjáàjòjì aláwọ̀kọ́ tí wọ́n sọ pé tí wọ́n sálàyé pé èyí ó jáàjòjì ní ìlú kan wọ́n ní ìjáàjòjì pẹ̀lú ara ni wàtàníyà ẹlẹ́kẹ́jì ìjáàjòjì pẹ̀lú ìṣesí gúrbàtún bil af'ali wal ahwal ìjáàjòjì pẹ̀lú iṣẹ́ àti ìṣesí yẹn ni وهذه الثلاثة وني وهذه الثالثة وني عليك تايو غربة بالهمم إجاجج بلو إدامري أتي رنبا يعني فإن همة العارف وإن تريد إيه رنبا إن تدى رنبا ما تنجزف رنبا حائمة حول معروفه أوروكي كان تدى يعني فهو غريب في أبناء الآخرة قل أيوت إجاجج لا أن يعمون يتوجه وما القيامة فضلا عن أبناء الدنيا لا أن يعمتن جيو مايقا الله أكبر كما أن طالب الآخرة جيبا سمكين زمان القيامه غريب في أبناء الدنيا يوم جي أججلان يعمو تمان واي آه، نكتفي بهذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك